الوحدانية أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية الخالق لجميع مخلوقه من الثقلين قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام التذكية في هذه الشريعة الغراء بينا رسول الله صلى الله عليه وسلم بيانا وافيا حتى نعتني بقول الله سبحانه وتعالى ولا تأكلوا مما لم يذكر الله عليه وقد قال ربنا سبحانه وتعالى وجعل ما ذبح بغير حق جعله رزقا وربنا سبحانه وتعالى أمرنا بهذا في كتاب العزيز وبين هذا الأمر لنا رسول الله صلى الله عليه وسلم ثم أهل العلم ذكروا للتزكية شروطا نتيجة الأفكار والاستقرار من الكتاب والسنة ومن ذلك ما قد سبق بيانه في جمعة الماضية التسمية وما تعلق بها من الأحكام وقد ذكرنا لكل مذهب قوله في التسمية على الذبيحة أو النحيرة أو النسيكة واليوم يوم الرحمن ينتقل إلى الشرط الثاني من شروط الذكاء ألا وهو إنهار الدم فقال الله عز وجل المسلمين أن ترى كنت لك النبي صلى الله عليه وسلم فالتوم أكثر ما جد يكون هو الله أن يكون كان النبي bá ní tàìlú ọ̀rọ̀ rẹ̀ àti àwọn rẹ̀ rẹ̀ kí àwọn náà mẹ́wọ̀n bá ẹ̀kẹ́ pẹ̀lú àtẹ́lú jambo tukuondoa sana nasi alikuwa kwa awambe ale dabe bisente abikona lori kojo kojo koro atugba wa koda níbi ìbẹ̀rù ẹ̀ tí kọ̀rọ̀ wa kó ṣe é gba nǹkan lọ́dọ̀ lọ́sùn kánáwọ̀ tààrà ní ìjẹjọ́ a ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ bí a ṣe ń pa nǹkan fọ́lọ̀n sábà pé ọjọ́ taa ní jímà taa ní taa lè fi sàlàyé àlàmẹ́rẹ̀ ọdún bí ìkọjẹ́ ọkàn gbà mí bí ìkọjẹ́ méjì fine tàbí wá nítorí ọdún la fi ń sàlàyé ọdá kèése léyà nìkan là ń pẹran fún iléyà ó kéré nú àwọn ẹran tá ń pa fọ́lọ́sọ̀ tààlá mí ìpó nǹkan kó wá papọ̀ tí ó wọ́n gbalé tí ó gbòkó ọlọ́run fún lóókọ ọlọ́run iye ti pa àpafẹ́ bí kájọ jẹ́ ká tó wá sọ alápàtà tí ò yè má pa ẹran lóòrèkóòrè tọ́yì ní ìjẹjọ́ ajó kílíà wípé táàbà pa ẹran fọ́n táàpà ẹran tó jẹ́rin ẹran tọ́lọ ní ká jẹ kásìpákà tó jẹ́ yìí mẹ́jẹ̀mú mẹ́rin o ní ó tún sọ ẹran ibi àlálì mẹ́jẹ̀mú àkọ́kọ́ o ní àtẹ́síníyà bóòlá dídá akọlọ́wọ́ bá sí ọ̀rọ̀ àwọn onímímà asàlàyé ìbò mélòó ní a pín sí àwọn tí ó ní kèé sí ìdánikẹ́yìn ọmọ sọ bísmìlá ìsìn tí a pa kí lẹ̀ rí wọn aṣọ ẹ̀rí wọn bó ti ẹ̀jẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ wípé bísmìláì dandan ni béèyàn bá fẹ́ pa ẹran fọ́nà àbọ̀fẹ́ lọ dẹ̀dẹ̀ núgbó ẹna tó rọrùn ilẹ̀ tí ìfẹ́ pa èyí tí a ń dẹ̀dẹ̀ tí ni àjọ máa sí níbi méjèèjì ṣùgbọ́n tí èyàn bá gbàgbé sọ níbi èyí tí èyàn fẹ́ panlé nírọ̀wọ́rọ̀sẹ̀ kò sí láìfì ṣùgbọ́n tí èyàn bá gbàgbé tí ọ̀sọ́ níbi èyí tí èyàn lọ dẹ̀dẹ̀ lóyìn inú igbó òní láìfì àtúnṣọ àlébù ti mẹ́mẹ́lẹ́ yóná ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìdákọ̀ lọ́n sí ta fẹ́ pa náà tún ní asàlàyé kí a fẹ́ ma sọ lónìí òun ni aṣ-ṣarṭu ath-thānī min shurūṭi az-zakāh májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nínú a májẹ̀mú tí ń tí a pa tí ó fi di àlàálì jíjẹ òun jíjáde ẹ̀jẹ́ rẹ̀ di tí ó ma wá lọ́pọ̀pá kí túnmà inharu o ni tefjir nufajiru dámà zẹ̀bíhà tefjiran agbọ́dọ̀ pa nǹkan yìí tó jẹ́ pé ẹ̀jẹ́ rí ó flow ni kìí pé ẹ̀jẹ́ ọmọ wá sàn díẹ̀ díẹ̀ díẹ̀ ara mẹ́jẹ̀mú tí ó sọ nǹkan yìí díẹ̀ tọ́ ẹ máa wo bí ìsìlámù ṣe ń kéta fún wa tó kí ni túnmà na hátà yẹkúnà màdìbúhì náhàrán ka náhàr náàrù ní gbí ńlá ẹjẹ́ rẹ̀ ma gbódò ńlá ṣe ma sàn tí máa tẹ̀lera wù in tàà fẹ́ pàì àásọ dabam rẹ̀ àwambọ̀ gbónà ìkágbà wípé kìí clear káwà lọ sínú ìntàfẹ́ pàìká lọ sínú bọ́lọ̀ sí sẹ̀dá rẹ̀ àwọn onímímà àdífì min hadithi rafi ibn khudayji umar sassan sọ́rọ̀ ǹjọ́ kan níbi kí a mọ́sà sàrán iná láàkùl àdú ọ̀gọ́dẹ̀n wà lẹ́ìsà máa na múdà múdì ìrẹ́sù àsánlám lọ́láì àpàdà wọ̀ta táà bá ti ẹ̀rí nǹkan tá a fẹ́ pàjẹ́ à lọ́bẹ̀ ah. ó ń ṣe ọlọ́run wá ní tàì gbogbo ń táà ti lè fi dú in tọ́lọ ní ajẹ́ màálù ní o àgbò ní o mùsùrú ní o in tá a bá lè mú lọ ńgbàtà fẹ́ pa tó jẹ́ pé nǹkan lè dú tó bá dú tán tí ẹ̀jẹ̀ ma flow ńgbàtà fẹ́ jáde ẹ̀fì lè pẹ̀rán ma anharọ̀ dama in tá a mú lọ tó bá jẹ́ egun ìpìlẹ̀ oníkàlò múdíà ọ̀bẹ ìpìlẹ̀nu sábà pé iṣẹ́ tó ń ṣe nù ọlọ́ndàkọ̀ ìjọ tí pọ̀nbẹ̀ pọ̀nbẹ̀ bá ń pọ̀nbẹ̀ mẹ́jì òjèmì àti ní èdú o wọ́n wá ń bí pé kí lọ fẹ́ iṣẹ́ onílágbájá ní kò ní ṣú èpè kò ní ṣú òkè pẹ̀lú ní ọlọ́run oníta ah, torí lágbàjá ló ń fi ń sa wọ́n bẹ̀ tí ọ̀ràn tààdà tààfi tọ́ sírù eléyìn tààrí pé à ah, èmi gan ọ̀mádà lọ́ní ọyẹ ń sáńbẹ̀ ah, ọlọ́ndakọ̀ mẹ́gbàyíwà bàbáhùn wọ́lájá kan sọ rẹ̀ múdúyà ọ̀bẹ olónisẹ́ ní ìpìlẹ̀ ṣùgbọ́n gbàtà wọn tán nàbí sọfà èyí tó bá ti lè mú ẹ̀jẹ̀ dàbí ìgbà tí omi bá ń ya ẹ̀lẹ́fi ìyún yóò ma jẹ́ wípé ọ̀bẹ tó jẹ́ ìpìlẹ̀ tí ogun ayé mẹ́ o fi dúran ṣùgbọ́n alẹ́ sí nǹkan míì dúran káàbà ọ̀bẹ kí wá ní in ti lè mú ẹ̀jẹ̀ dà dáadáa ẹnìkan gbogbo so ma okuta sharpness tó wà òkè tí ó se é dú nǹkan kọ̀ sábúrú mẹ́ ha but tó sáà dẹ́n kí àfáàní pé èyàn lè fi gò dúnà in sọ pé ìgò ni ó fi dúnà ń pìlẹ̀ ẹran ní kú lọ yìí ẹwọ́ bẹ̀ tì náà lé ẹwà gò kan ẹpa bó ti kò sẹ́ni ọ̀ bó ti bábọ́sà wú ẹpa lọ́nà tọ̀jẹ́ wípé irú rẹ̀ ó lè ṣe kíní o yóò lè rẹ̀ nǹkan kọ̀sọ́ ìdẹ́sọ̀ pé èyàn lè fi bléèdì dúnà ma anharo dama ẹni tí ń bá ní sọ̀rọ̀ ìkọ̀sẹ̀ tó nílàkà ìrẹ̀nú wa awambo عندنا قصة لطيفة حدثت بكعب ابن مالك رضي الله تعالى نرضاه كعب ابن مالك صحابي جليل àwọn èèyàn nínú èèyàn a ń pèbè kan ní saliu saliu yìí òkè kan ní ibi tó kèyàn bọ́ sí Madina apá abi tó rùn tí ma wọ̀ masalasi ànàbí kàbáwà masalasi ànàbí apá abi wo rùn sí masalasi àsálàmù tá a bá ti mú ní mítà kan méjì mẹ́ta mẹ́rin tí a bá ti ka 500 meters sí mọ́sáṣẹ́ mọ́sàsàrán o ní sálí ìyẹn òkè yẹn àwọn ọmọ ìdẹ̀rán lọ bẹ́ nígbà mọ́sàsàrán káàbù wá ní járíyà kan ó ní ẹrúbìnrin kan tí ma bá dẹ̀rán fàbùsọ́fẹ́ járíyà bishaatin qad ashrafat ala al-halak ọmọbìnrin ní ẹ̀nà ó kẹ̀rí kánà àwọn ẹran tó tínẹ̀lẹ̀ tí ń tasẹ̀ tí ń tasẹ̀ ah ẹ̀rù ọba kí ló fẹ́ sí báyìí nìsìn ó sì kánà tí ó nìsìn sí ẹ̀nà ọwà kú báyìí kọ̀ sọ́dẹ̀ pẹ̀lú ẹ̀ntọ́ dẹran lọ ah! kí ni kó wù sí ọmọbìnrin ẹrúbìnrin ọba rí òkúta fa ájọ̀ kátíhá bí zaka ní ruwáyà bàbá hátìhà lọ́mọbìnrin ẹrúbìnrin lọ́bá fi kíní ẹ̀yún bismillah lọ́bá fi yún ẹran lọ́rùn tí tó fi bú ẹran ọ̀ndẹ̀rẹ́bọ̀ lè padà rọ́lẹ̀ wọ́n gbé èyí tí a pa náà bọ̀ tí gbọ́n gbẹ̀rẹ́ lọ́bá kí ọ̀rọ̀ mẹ́lẹ̀ nígbà mọ̀dẹ̀rẹ́ lọ òjìjì mọ̀rí ara ilé tí ń tasẹ̀ tí jẹ́ gangan sọ ọmọbẹ̀ kún lè ní ah, onígbà tó wọ́n wà rúnú pẹ̀lú ilé ọ̀sẹ̀lẹ̀ nígbà tó wọ́n rọ́bẹ̀ náà inú òrókúta lákan òun jẹ̀mẹ́lẹ̀ tí tó ń fi ríbì kan tí ọpa ń bẹ̀ tó sì mú ló bá ibú ah, káàbù ní ẹ̀fílẹ̀ o wọ́n tẹ̀rà jẹ̀ bí wà lìjẹ̀nà ní rọrùn ní o èmi ò lè in bi annabina ban sa be serino

ìrìn ànábì báyìí báyìí ní tọ́sẹ̀lẹ̀ ah. ó ń ṣe ọlọ́n ni kùlúhà ẹlọ́rì jẹ́ torí ma anáhàrọ̀ dáma in tó bá ti lè mẹ́jẹ̀ jáde tí bá fi edú nǹkan tó bá lè mẹ́jẹ̀ jáde tí bá lè dú nǹkan tí ẹ́ sì dákọ̀ ọlọ́wọ́ bá sí ó ti di àlàálì ìbéèrè bá dé ẹnikẹ́ni bọ̀tù bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ ìkalẹ̀ gan anábì ti tú alẹ́ bí tí bá fi ìgòdú ẹran ẹran àlàlì àbí ah, eh, ni kí a ń gbàrú ọ̀bẹ́ sí bí àbá ní kara ohun tó ti pinnu gidi téèyàn wá fi rí ibi tó ṣe dùn kan bẹ̀ ah, lọ ah, aluminium sọ fún wọn a wà ní sọ ọmọ kan sàsáwì pé inna Allaha kataba al-ihsana ala kulli shay gbogbo nǹkan pátá lọ́lọ́n ti pàyín láti ẹ̀kẹ́ ẹ̀mọ́ sí dáadáa anábì sọ níbi pé tẹ́ ẹ bá fẹ́ pàntọ́lọ́n sí ní àlálì fún kẹ́ẹ̀pá ẹ̀pá lọ́nà tọ́

illa yasha Allah ó mímọ̀sẹ̀ ọ lọ sọ nǹkan sódì fáwọn èèyàn pẹ̀lú àwálàwà ń bẹ́ ìmìkú mọ́mù yí ìdábakú sọ bínà láìsẹ̀sìn ẹlùmí wá sọ́ntọ́ dàbí ọ̀rọ̀ because ó ní bí wọ́n ti mẹ́mí ní olùgbọ̀n tẹ́lẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ òní láàkáyìí ibi tí wọ́n ọmọ tí ń pè ní ìdáyà ọlọ́run ìdáyà ọlọ́run èèyàn lè rínú chọ́ọ̀chì ìdáyà ọlọ́run èèyàn lè rí nílé awo ìdáyà ọlọ́run ó lè báyẹ̀ ní tọ́ílẹ̀tì tọ́lọ́ fi sọ mo sì sọ́rọ̀ gbádọ́dọ̀ rẹ̀ mi pẹ̀lú nǹkan báyìí èèyàn lè lọ sítú èèyàn lè rínú ọkọ̀ ìdáyà mi ó sì wà lódidi tó jẹ́ pé ó tó tí ó kò ní pamọ́ fara lé kò ní pamọ́ fara oko ọlọ́run ò sì tún ní jáwọn èèyàn kó orí náà ẹjá ní flashback 2020 the year of mercy 2020 the year of success 2020 the year of glory Eh, wọ́n parú ẹ̀ Ghana bẹ́ wọ́n parú ẹ̀ lẹ́jìdá bẹ́ wọ́n parú ẹ̀ ẹ̀dàkùn 2020 èmi àti ìdánilẹ̀ gbàgbé ẹ̀mà ìjọ́ tí èsì lè crossover rẹ̀ iné ń sọ ogbó jẹ́ ń sọ ìdáyà ńlá ni tọ́ ẹ̀kíyàn máa wípé ah, ẹ tilẹ̀kùn bí kọ̀ ẹ máa lọ mọ́sálásí ṣùgbọ́n àjẹmọ́ ọlọ́run dákùn méjì àsorí ibú bá a ṣe kéré pọ̀ sí mọ̀ fẹ́ sí ọlọ́run ọba ọkọ̀ jántà dánwò allahumma asbili alaina jalabi baskitir wà gbà wà lẹ́rú ẹni tí a bá kéèké fún bá gbogbo tí ẹ ń sọ ẹ̀sìn ni ń fi ń bá ní sàlàyé gbogbo tí a bá fẹ́ fi dúran alékógbò nǹkan ìná ẹ̀lẹ́fọ́ jẹ́mà ẹwà máa wè mọ́ ọlọ́run ọkọ̀ bẹ̀ẹ́lẹ̀fẹ́ nìkan ìkarahun àkùfọ́ọ̀gò àjàkú pánù ìtawà ní mílíọ̀n fi kan lékù ọkọ̀ọ́lẹ̀ èyàn wá fẹ́ dùnà ẹgbẹ́ ìwé mẹ́tí mẹ́nu islamu fẹ́ dùnà nígbàtí ó mú ọ̀bẹ lọ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó kù wọ́n mú ju ọ̀bẹ lọ ìkarahun tí mẹ́lọ́ ìgan ó fà ilé ìgan mú ju ọ̀bẹ yìí lọ ó tún wo àkùfọ́ ìjàkú parù náà ilé ìtún mújú ọ̀bẹ̀ ìgan lọ ó tún wo tàbí ọmọ ilé ìgan mújú ọ̀bẹ̀ ìlọ owó kara wọn ilé ìgan mújú ọ̀bẹ̀ ìlọ àkùfọ́ gbónú jẹma ọ̀bẹ̀ ní ẹ̀dúnrẹ̀ ni àbí kẹ́nu àwọn nǹkan mẹ́rin yòókù tó ni ẹ̀sìn sọ fún wa pé in tó bá ti lè mú ẹ̀jẹ̀ jáde àkọ́kọ́ fẹ́ kíbẹ̀ yóò clear inharu o ni ìsọbi fẹ́ jẹ́ in tààpa tààfẹ́ jẹ́ tó jẹ́rin ìsọ ibi tí ó ti jáde bí ìgbà tí omi ń ya awambo, fàfi rọ́kọ̀ bá ti ọrùn láti ń bú àwọn àpé méjì kan ní àtọrùn a ń gún àwọn kan ní ọ̀gangan oókan àyà sí ẹ̀gbẹ́ ìbẹ̀rẹ̀ ọrùn èyàn ràkúnmí tọ́yì sáà lè pẹran tí ò ní ìjọ́nà ọrùn tí ó jẹ́ halali na'am bẹ́ẹ̀ ni ni ọfà ní àwọn òun ni ó ní bá ṣe pẹ̀lú pa fẹ́ dúran mẹ́rẹ̀rin nísì ń bẹ lọ́rùn ẹran àkọ́kọ́ aliwadijani wadijani iṣan méjì ni wọ́n wọ́n yí wọ́n wá yípo bó ṣùlùkùn wọ́n yípo gògóngò ìkan wà bí 1 ìkan wà ń bí tù ó di nǹkan méjì nínú nǹkan mẹ́rin tàn wá kì tí ń bẹ lọ́rùn ẹni tàà fẹ́ pa nǹkan ẹlẹ́ẹ̀kẹta ó ní alìfulukún gògóngó ó sì ní majron nafas ó níbi tàn gbà mí lidhalika ja'alahu rahmanu maftuha litẹ̀sìhìlì tánàfúsì di kí mímí o lè máa ṣe kí ni o kó lè máa rọrùn fún wa wàjálàwù lọ́wọ́ azman lè yínatan eegun lọ́lọ́n se ọwá àtẹ́lẹ̀ egun tọ́lẹ̀ nítorí kí ni lè tẹ́sùhúlà lè harọ́ka kọ́rù o lè ṣe máa yí se se ẹ̀tún wá ń lọ ń sin nǹkan bọ́nkàlùkú ṣe máa wà ní ẹsẹ̀ láàmà yí àtàrà kátó lè wòbò mí ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó ní almari almari ó ní majra ta'ami wa sharab ibi tí ń tàbá jẹ àti ń tàbá mu tí ń gbà lọ sínú kun wa òun ni kí ni o ó ní marí marí ìbòlò wáwà ọwá wà ní khalifa hulukun ọlọ́ngbé sí ẹ̀yìn gbogbogbò a jẹ́ wípé marí ìhù tàwásátọ̀ bẹ́yìnà rọ́kọbátì eégún ẹ̀yìn lọ́n àti gbogbogbò ta ló wà láàrin wọn o ibi oúnjẹ ń gbà lọ àti múmú ń gbà lọ kí ló wá mú àwọn àyè yẹn dúró wàdìjáni nǹkan mẹ́rin oní ń bẹ ní ọrùn èwo láwà gẹ́m̀bẹ̀ tí ń tàà fẹ́ pa ó fìdí àlàálì èwo ní gígèrè òsè nkankan ibi àwa ń bọ́nù ikhtalafa alul ilmi fi adil mas'ala àwọn mímọ̀ ọ̀rọ̀ wọn kò dúró lórí lójú lórí àlàmárì wa shafi'iyya ọ̀rọ̀ àwọn hanabila imam ahmed atamake wọn imam shafi atamake wọn tí a lọ pẹ̀lú wọn wọn ni qatlu ithnatayn min arba'atin ajza'a adh-dhabh táa bá ti gé nǹkan méjì nínú mẹ́rẹ̀rin àti pẹ̀ran ó ti di àlàálì kí wá ní nǹkan méjì ọ̀hún wọ́n ni alìṣòlùkún wàlìmàrí gogongó àti tatúnyó àti ibi tó ń jẹ ń gbà kọjá tí a bá ti fẹ́ sí lẹ́yìn ibi tí wọ́n ti dúnrẹ̀ kò ní débí kò sí ní débí gòǹgò jù bí náà lọ tó bá ti ra àti marí kò sí múṣkílà náà múṣkílà wà wà jẹ̀máà pẹ̀lú àánú ọlọ́n in tí ó bóòdè tí a bá dẹ́ẹ̀jẹ̀ yẹn ẹran yẹn sí 100 in tí ó bóòdè kò ní ju 30% lọ tí a bá sì fẹ́rẹ̀ ńlẹ̀ dáadáa náà ni torí pé ẹ̀jẹ̀ yóò máa wá díẹ̀ díẹ̀ díẹ̀ one ọ̀rọ̀ kejì ó ní ọ̀rọ̀ màlìkíyà àti hanafiya ọ̀rọ̀ ìjọ bí ẹni pé nkankan náà ni ṣùgbọ́n náà kọ̀ o náà ni kọ́ tí ò sàlátà tí min arúbá àti wọ́n ní gbogbo ẹni ọ̀rọ̀ àkọ́kọ́ tí mọ̀ sọ yìí tí ó mì ní wípé ẹnfẹ́ dúran tó bá ti kí gbogbo àti tí ó ń ń gbà ẹran ti di àlàálì ìbá kí ni ìsan ọ̀rọ̀ kejì àwọn malikiya àti àwọn hanafiya wọ́n ní idha qata'a az-zabi'u thalathatan min arba'atin ajza'atu tẹ́bíkíyà rẹ̀ ti wà ókè tí ẹ ń fẹ́ pẹ̀nàbá ti lè gé nǹkan mẹ́ta nínú mẹ́rin kí wá ní mẹ́ta nínú mẹ́rin àwọn hanafiya wọ́n ní nítorí oge kọ́sà ti one two gogongo three ibi oúnjẹ ń gbà kọjá four èyí tó rí ogé kí n tó ságé ó ti pé mẹ́ta ìbá àgẹ́sẹ̀ kan bí kó sì gé gogongo àti bí oúnjẹ ń gbà kọjá fine ìbá àmọ́gẹ́sẹ̀ kan bí kó gé gogongo kó gé bí oúnjẹ ń gbà kọjá àti kí ni o àti ìsẹ̀ kan bí fine ìbá àti gé isan ibi one àti zambi 2 àti gògóngò ó ti mú kọ́sá ti gé kanù mẹ́ta kọ́sá ti gé mẹ́ta nù mẹ́rin ọ̀rọ̀ àwọn Abu Hanifa àtàwọn makí wọnù ṣùgbọ́n lọ́dọ̀ Màlìkíyà min gọ́ìrìta àyí ní àwọn Hanafiya àwọn ọ̀sán tí ó gè kọ́sá gé mẹ́ta ṣùgbọ́n àwọn Màlìkíyà àwọn ní bìtàyín mẹ́ta àtàwọn táwọn sọ ajọ́pàdé ń bí mẹ́ta ṣùgbọ́n mẹ́ta àti a ó ní tààyínù kílà ń pè ń ta àyínú o ní ìsàlàyé ibi tí ó gè o náà ní kọ gbọ́dọ̀ mẹ́gẹ wàdìjáàn ìṣàmẹ́jẹ́ ìta sọ yìí 1 2 àti hulukun àti gbogbo ebi mẹ́jírọ̀ tọ́hán halali a gbogbo ìjọ ọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀ máa àwọn mímà wọ́n wá jọ sí ìjọsọ wọ́n wọ́n àwọn àfáwà wọ́n wá rí wípé ọ̀rọ̀ kẹta wá sẹ́sẹ̀ dé tí a bá ní pẹ̀lú kẹta mí pé a pa àti Hanabila papọ̀ ìlọ́fà ọ̀rọ̀ tí ó ti ẹ̀ chẹ́njì tí a bá pè ní ọ̀rọ̀ mẹ́ta àti sẹpẹ́rẹ́tì Hanafiya sábà pé gé mẹ́ta ìntọ́báwọ̀ ni oge gé mẹ́ta ṣùgbọ́n tọ́gbọ́rọ̀ gẹ̀rẹ́ gbọ́nà tọ́gbọ́rọ̀ gẹ̀rẹ́ ó ti mú ọ̀rọ̀ gẹ́ ó ti yanjú ẹ̀ a wà ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta rí tàbí ká pé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin o náà ni láàbúdà min qatil wadijain in tó jẹ́ pé a gbọdọ̀ mọ́gẹ̀ tẹ́rin èdè àlàálì lẹ́yìn gbàtàdá písìnláìsí o nìsan méjèèjì kọ́dà àbá mọ́gẹ̀ tani o àbá mọ́gẹ̀ gògóngò àti bí oúnjẹ gbà kọjá kìlọ́fà 1 àti sàn 2 ibẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà lọ́sí gbogbo àwọn àyè tí wọ́n bá ti gí òun ẹ̀jẹ̀ ọmọ flow láti bẹ̀ hì hì hì hì hì gbogbo ọba ẹni tí bá fẹ́ dú lẹ́ran ta fẹ́ pa kẹ́ẹ́sẹ̀ ní kàlá ń sọ o mọ̀ fẹ́ pẹ̀ díẹ̀ náà ó mú kìí lọ o ẹ̀rí pé ẹn tó bá ti súnmọ̀ bí i ti dúmọ̀lú àbò ti dúmọ̀lú rí bẹ́ẹ̀ ṣe rí ẹmọ́ dúmọ̀lú bàbá ibì kan bẹ̀lẹ́gbẹ̀ bí tẹ́ẹ̀bà tí ìgé ẹjù onímọ̀ flow bọ́sí kọ́dà kọjẹ́ yẹlé lẹ́fẹ́ dú jẹmọ́ àláàrí lẹ́yẹ ilé jíjẹ o wọ́n ti sọ́dí nǹkan mìí lọ ó sì dáapọ̀ ẹyẹlé dáa o ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti sọ́dí àrámù mara wa lọ ṣùgbọ́n in ti ẹmọ bíyàn fi fẹ́ sọmá ọ̀dá kíkanú ẹ̀yin mùsùlùmí dára kẹwàá wọn wálé kí ẹlẹ́

pẹ̀lú gbìn ah, eh, àṣẹjẹrẹ lẹ́yìn ẹmọ́wùlẹ̀ pẹ̀ lọ́bí ọdún jẹmọ́ bọ́sẹ̀ mi náà mọ́lọ ilé oúnkàlùkú náà ní ń ta àti sọ àlàálì wa lọ ìsì láàrẹ̀ tí ń sí ayi. bí ò gbẹ́ ẹbú ń gbẹ́ tọ́ wáyàn lọ lé tọ́mọ́ nípa ẹ̀dádì ẹgbọ́ kìnnìyàn mọ́ fún pure water gidi lọ fún ní wà lé òbí ọ̀gbẹ́mímọ́ mọ́ wọ́n kò mú túnlọ́mí kẹgẹ́ ọkọ̀ yóò change ẹ̀mà lọ́nìsìn kí ló dé jẹmọ́ ní ìtàn wí bá bá kí jí mọ́ nìtẹ́ táwọn èèyàn bá pàdé rú mi náà lóòjè tí mọ̀ lọ́rẹ̀ ẹ̀yẹ lé mọ́ fẹ́ pàjẹ́ ǹdẹ̀mí ní o astagfirullah kó tó wá jímọ̀ ìpadà àwọn ẹgbẹ́ owó sọ fún mi fúra mọ̀ rí stars wọ́n fa black line lọ báyìí wọ́n dẹ̀ ẹyẹlé ẹyẹlé wọ́n tó wá náwọ́ sí ẹ̀fẹ́lé ilẹ̀ ẹwọ́ tó lúrù ẹ̀jẹ́ ń lò wọ́n tó pẹ́ kìkì white white èyí tó sì tó bí jù tí a fà rí jẹ tó vẹ́sà wọn white white white ibẹ̀ pé ẹyẹlé ah usasi ní problem o ẹwọ́n tàà sọ kíkọ̀ rẹ̀dà mọ́ra wa lọ la ilaha illallah ọ̀sẹ̀ ilé la fẹ́ dú ó sódèrè

tó bá fà lẹ́sẹ̀ bismillah bọ́bá sọ́lẹ̀ ẹ̀jẹ̀ ọmọ wá díẹ̀ díẹ̀ nítorí wípé ibi tí ẹ̀jẹ̀ ti ń gbàṣẹ́ẹ̀ṣe gangan tí gbogbo ẹ̀ sí circulation yẹn fi ń lọ sí sọ́n òun lẹ̀sìn ní ágéun kèèsì pé díò ní ìbóòdè ń bò mí ṣùgbọ́n mẹ́jẹ̀ sí ń bòdè díẹ̀ díẹ̀ kò sí ẹ̀mí mọ́ ilẹ̀ mí náà in tí ó ma púṣì ẹ̀jẹ̀ yẹn

Eyi mùsùlùmí ẹ kú oríire o wọ́n ní ẹwà dàdàkúdà ẹlẹ́ dàdàkúdà ìlọ́dájá alẹ́ o èmi ọ̀wà ma bí ó ṣe wá ma wá jẹ́ ìdẹ̀rúbà fẹ́yìn kẹ́nìkó gbẹ̀yìn lọ kọ́ọ̀tù wọ́n wá sí fáìlì kí ni ń tọ́ ọgbẹ́ni ìwásí ó ní adájọ́ bó ṣe wà ogun ọdún tí mo ti ń láti bá ti ẹ̀jẹ̀ kọgbà fún mi náà mo gbé wá sẹ́rù ọwà

ó tún kọjá pé bínà láti sùn lé ní ọ̀kan náà brọ́dà mi ọmọ ìyànú ẹ̀sìn tí ń bá dákọ wọn ẹn tí ò ní fẹ́ mọ́ wọn yóò sọ wọn bí ṣùgbọ́n wò sí Nàìjíríà ma a wá ń sọ̀rọ̀ lẹ́yìn iléyá wọ́n ní ustaz ẹ̀jì àríyí pé mú pé pé pé pé pé pé pé pé ooo àmúnikílódé wọ́n nílùú táwọn ń gbé l'Amẹ́ríkà kápẹ̀ ní ìbàdàn wọ́n wà travel jáde kúrò ní ìbàdàn wọ́n tó rí ẹran ilé yára àwọn sì tẹ́ pàfúra wọn tó rí yùn oko wọ́n ní tí àbá dóko bí ọ̀rọ̀ ní gangan asadi oko bàbá àgbàlagbà kan ní arúgbó ọmọ amẹ́ríkà àwọn anámàlù ni ah fáwọn ẹni ẹran tí àwọn bá tààtà tó bá síbáyì tó bá síbáyì tó bá síbáyì àwọn làwọ́ dáa fún báyìí kan pé ah, kí wà nígbà ẹ̀yìn tí a mọ̀ sí ta fúnra yìí àbíkín báyìí ta ẹnìkan wá tẹ̀lé wọn ọmọ Nàìjíríà ni ṣùgbọ́n ah wọ́n sì wọ́n gbà bọ́lọ́wọ́ wọn sí ìbàlá fi máa pẹ̀rẹ̀ léyà ní ìtọ́wádá mọ́síkà ní a bá mú fóònù wọn wá pé pé pé èyí tí a ti dọ̀rẹ̀ bí ẹ̀yìn rẹ̀ mi ń sẹ́lọ́ nítàgbò kúrúgbọ́ pẹ́ẹ̀rẹ̀ táwọn ọba pẹ̀rẹ̀ àwọn òpàlẹ́yànà torí pé ìbọn wọn fẹ́ fi pa bàbá sí ìsọ́fà pé táwọn ọba ṣe bá ń gbogbo tẹ́rẹ̀ ìbá bàjẹ́ àwọn làwọn ọ̀dá rẹ̀ kọ́nàkọ̀ páyàn wọ́n níwọ̀ bàbá mẹ́tẹ̀ ní ẹ̀tẹ̀ ní sóòrù ewu lẹ́fẹ́ ṣe mẹ́ wà ní ọ̀dá àwọn ti gbà bàbá ní ohun tí ẹgbẹ́bọ̀ fún ẹmá ẹ̀sá jókòó báyìí olùwọ́ta ó níbi tó jókòó sí náà ló túwà arúgbó bàbá bí 85 ó sì nàbáhùn àárín àwọn ẹnẹgẹ́ ni màlúù tó wà

mas'ala yóò náà ákìlẹ̀ rẹ̀ o àbí ní láìlẹ̀ wájìl kọ̀hár ákìlẹ̀ rẹ̀ inharu dami tafjiruhu gbogbo ta bá fẹ́ ibi tí inharu tó wà lè ṣẹlẹ̀ o náà nìyẹn o ní kí ni o ní ọrùn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ilmari ibi tí oúnjẹ ń gbà kọjá àtomi ń gbà kọjá jàmá nínú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wo ló wọlé jù ká tó sọ pé ọ̀rọ̀ wo ló jù ó kù nǹkan kankan tá a sọ a bá ti wá gbé nǹkan sókè útúbọ̀ wa فنقول تمامها بقطع أربعة tí a bá ní èèyàn dùn nǹkan fọ́lọ́n bísmìlá ọwá dùn nǹkan yìí nǹkan wá wọ́lọ́n bó du. Otu yóò jẹ́ ara rẹ̀ ó ṣàǹfààní ọlọ́wọ́ tó wá láìkẹ̀ sí èèyàn gbọ́dọ̀ gé nǹkan mẹ́rin ìsẹ̀mẹ́jẹ̀ ìtàwí 1 2 gogongo 3 ibi tí ó ń jẹ ń gbà kọjá àti mú gbà kọjá 4 ó ní tàmámù ẹ̀ lẹ́yìn rẹ̀ ó ní kí ló tún súnmà lókù in tó tún súnmà tó kù ọ̀rọ̀ àwọn màlìkíyà ni a fẹ́ mú ṣùgbọ́n tí ò ní ìdí á òun ni ìǹkẹ́kẹ́kẹ́ kí lọ́rọ̀ tí wọ́n òun ni kágé ah, jẹmọ́ ìdúkúrò mú fẹ́ ká gbọ́ mi yé o sẹ́rí kí ní méjèèjì tàbẹ́ gí hadithi báàkì tí wọ́n ìnáàrù dámì tẹ́ bá kọ́ ti ọrùn ẹran tán ìnáàrù dámì ò ní ìṣẹ̀lẹ̀ àfitẹ́ bá gẹ́ méjèèjì o a jẹ́ pé in tí ó nìyẹn ṣùgbọ́n bá ti máa nìkíyà ọ́sọ̀ tí wọ́n ní ká gé nǹkan mẹ́ta tàbá gẹ́ méjì kátúgbé kí ni o hulukumu ma kagé hulukumu ma hulukumu ìzíyádà ni a àlékún o ni ká bá ti ẹgẹ́ méjèèjì ó ti kí ni o ó ti wà òkè débi pé ẹ̀jẹ̀ tí ó padà jáde níbi hulukumu hulukumu ni gogongbo kò tí ẹ̀ fẹ́ ní nítumọ̀má torí pé tí ó pínlẹ̀ pọ́mpọ̀ jẹ jáde òun lélẹ́yìí a jẹ́ wípé àṣekún ni kágé gbogbo ma tàà bá ti gé 1 2 tọ́jọ́ méjèèjì àbá àmọ́kẹ́ gbogbo àti mari àti pẹ̀ẹ̀ran a sì ti àsọ́ọ̀bà súnnà èyí tó tó dáa sí kàsọ̀tà ma màlìkìrí èyí tó wá pọ̀ nínú pàǹpẹ̀ẹ̀ran oní tí ìjẹkújẹ láàmà jẹ́ o nítorí wípé ẹ̀jẹ̀ ò ní jáde ju 25-30% lọ ní gbogbo ẹ̀jẹ̀ tí mẹ́lá rẹ̀ rán ẹwà jẹ́ padà ẹ̀rì pé àti à ń pẹ̀rẹ́ jẹ ṣùgbọ́n occasionally ni kọlọ̀n dákun kọ bá ní fọ́ tọ́ padà sí tiẹ̀ torí pé ọlọ́wọ̀bọ̀ ebi sáwọn èèyàn kan lọ́rùn àti wọn ní Nàìjíríà yìí à ń ta ọlọ́run láyà àtọ́wà tún mà pà ń tọ́ ọlọ́run láyà wá kéré wọ́n kéré gán gán kòrò tó èdì sí kọ̀ọ̀sẹ̀ ń tọ́dá padà síbi ẹ̀sẹ̀ nọ́mà nọ́mà ní Germany àti England ọmọ àyá kan ló gbé méjèèjì jáde 29 June tọ́lọ òun ni agbá fáínà kan ọ́ nígbà tó sẹ́rẹ̀ lè bí fi mọ́ mẹ́ọ̀mọ́ bí agbá bọ́ọ̀lù bọ̀gbà bọ́ọ̀lù fáínà yìí wọ́n wá ń rìkọ́dù wípé stadiumu tí wọ́n lò láti jú wọn ti dáálẹ̀ kòkùn tó bá ń rí ẹni wá gbé káàbà ní táìmù tí ń ṣe tọ̀wá fùlọ̀wọ́ òtógún ọwá padà kọ́mẹ́ntì sáré rẹ̀ pé kápẹ́ ń táwọn ọ̀táyìn wá ń bí covid-19 náà rẹ̀ ṣe wò yege báyìí eh, káàkiri mi jù eléyìn lọ ṣe yege báyìí ẹbí bí covid-19 gbogbo gangan gbogbo bí tó ti ṣẹlulẹ̀ tó ṣe pásàwò tẹ́ ń pariwo gan pàtí kújúkú o ní a bọ́ sí ibi ayé ní a ń fi ara gbúra ẹmbásí wo kípù ẹ̀ tí ò jú bí 2 minutes 1 minute lọ yóò rí pé àà ṣe lọ́mù yẹn kún fàyà kọ́dà kọ̀ sẹ́m fi tí ẹ̀mbá rí pé nìkan fi nǹkan bomú bọ́yá bí ti ẹ́ ń sọ fáwà ẹnìkan òfin nǹkan sí ti covid-19 ẹ̀sìn wòlí ẹ̀sìn ẹ̀wùn tàà sọ́dá ọlọ́ndàkùn fọ́ọ̀tọ̀ wà lẹ́mì jẹ́ a lè padà sọ́dọ̀ rẹ̀ torí mi mọ́ wípé kò sí ẹnìkan tí làákàyè rẹ̀ ọ wà níbi tó ẹ̀kọ́ wà tí ọ wà ní gbogbo tó ń ṣe òun fẹ́ fi tí ń farabalẹ̀ kí ráìsì òtútù díẹ̀ tó jẹ́ tí ó ṣe fi wé iná ọlọ́run kò sẹ́ mọ́ mọ́fẹ́ ma mọ́ o ìǹkẹ́kọ́ ti se brain rẹ̀ ọlọ́run dákùsà náà wáwọ́ in tá àwa ń sọ yìí àwa ń rọ àwọn alápàtà anú wa hmm, a kú bí àmánà ni ọjọ́ kan bẹ mo dìde mo mọ́ àfáà fún mi lọ torí mi ọ̀lọ́mọ kí àfáà mọ́ ní ẹjẹ́ alọ́wọ́ bí wọ́n ṣe ń pẹran ìní dákò orí odò yẹn nítorí wípé ọ̀rọ̀ ó ní agbára a sì tún máa gbọ́júra wa lọ àwa dìde a ti síwà láti wà lẹ́nìkan tẹ́ẹ̀bà lọ ìdájí ni ẹ lọ ìní gbogbo tẹ́ẹ̀fẹ́ rí àkọjá síbi tí wọ́n ti ń pẹ̀lẹ́dẹ̀ ah. asìnàlọ́ ọ̀nà ìrọ̀kẹ́ àti ẹ̀wọ̀n abádẹ́bí tí a nígbà wọn ma bá ní dúmà ní wọ́n ń gùn ni gògóngó lásán wó sì gùn wọ́n wá díjù gan wọ́n kà gògóngó ẹ̀jẹ̀ ọ̀tọ̀ díẹ̀ ẹjẹ̀ tẹ́lẹ̀ bí one láfíà bí five minutes báyìí wọ́n kà kàná lù ní inú nẹ́lẹ̀rẹ́ yẹn ti ń jà àwọn náà sáà ń sèse pé afẹ́ra nínú ẹran sí gankan àwọn adọgbọ́n ń lè pé spy lawa àwọn mú ẹnìkan sẹ́yìn ah, ah, náà àwọn sístẹ́mù tẹ́ lóyìí orí àfáàdà láti kọ́sẹ́ náà ọdẹ̀ nídì bọ̀ta àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní sùúrù bẹ́ẹ̀ ìṣe farabalẹ̀ bèèrè ma wá jẹ́ kẹ́ ẹmà ìdí ẹ̀ sí ọ̀rọ̀pọ̀lọpọ̀ bàtà bátàwìn rẹ̀ o lè mọ́tàn àwọn tẹ́rí bí é ṣe ra gún bí é ṣe gún normally bá fílẹ̀ gẹ ẹ̀jẹ̀ tí ó bóde òní ẹ̀pọ̀ ṣe ẹ̀tún wọ́n bá sí tètè ń sún náà mẹ́yìnwọ̀n bá tí ó tó bóde 25% lánàá tí pé kó bóde o tàbá tètè sún o lè mọ́jú bí 10% lọ nítorí wípé ẹ̀jẹ̀ òní ríbì kẹ́kẹ́ gbà lọ́mọ́ fine ikú tẹ́ fi wá sí bá wọn ni à ah, bí ẹ̀rẹ́ bódijọ́ kejì wà láì bí ẹ̀rẹ́ òjò ní orí torí kó lè máa jọ ìtẹ́ ẹ̀fẹ́ rà ní ojú mo wá dúó pé ah ní nǹkan ti síá jẹmọ́ àwàlà ń sera wá o tí a bá níta nìjọba ẹbá wà ọmọ Nàìjíríà náà nìjọba kèésáàṣe kèése kèékèé kèésáàṣe àríjẹ̀nù lájọ́ ń gbé ìjọba ní àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn dókítà mẹ́mẹ́ àwọn aláyò mẹ́mẹ́

bóńkàlùkú bá sí fẹ́ dìrẹ̀ ọ̀làdíjẹ̀ náà o ní kó se búlù ma èyí tá ń pariwo fúnra wa ní wípé gbogbo wa pátá ìlà ń kọntribútì sí àìlọ́wájú ìlú ìbò lọ́kàn ìwọ ibi tọ́ ẹlẹ́nà lásán ní ìpé tó sì gbé adébẹ̀ ló gbé adébẹ̀ bàbá bọ́ bí nǹkan mí náà ní ìsẹ̀ bàbọ́ àní alálàfà bàbọ́ nù mọ́sálásí ẹ̀ẹ́tù sọ mi débi pé ó ń kálukú ọmọ òkú ah, bọ̀tànẹ́bì ti sọ solúsàn fún ń ká lùkọ́ sásọ̀rẹ̀ lásìkò mójútó ẹ̀mí ẹ̀ mójútó lé ẹ̀ gbogbo tí àrí ọmọ ọbọ̀ ọ̀sọ̀ bẹ́nu rẹ̀ sí rí ó dùtò ságbà ìpé ọlọ́wọ́ jẹ́ pé ah, ogbó ọjọ́ rí bẹ́ tọ́ bá ti pẹ̀yìndà ìwọ ní kọ́ ọmọ tó fẹ́ fi bọ́lọ̀n lò ọlọ́ndakọ̀sánú wa o ń kéta fún akámẹ́jẹ̀ tó kújẹ láyé sábà dáadáa tààtù jẹ lálìjẹ̀ náà ọlọ́ndakọ̀ jọ́rọ̀ ó rí bẹ́ o ayé ń bí mẹ́jì àṣẹ́sìn gbangba alìkìyàmá mẹ́jì àṣẹ́sìn bí ọ́nà mìíràn rahman àti dé àti yẹjú mẹ́jọ méjì níbi tàà fi ń pẹ̀rẹ tó bá dìjọ́ mẹ́jọ insha Allah rahman tọ́lọ tó lẹ́mì kọmọ̀tí ìgbà a ma tẹ̀síwájú níbi àwọn ṣùrútù mi tó bá sí pẹ̀lú daka a wà sọ̀rọ̀ nípa àwọn tí mo sọ wípé sáà lè gba ọ̀nà mí pa ẹran tí ó nà jẹ́ dúdú tí ó sì jẹ́ àlàálì ìyẹn náà mo fi ń pariwo fún ẹjọ́ ààbọ̀ jẹ́ nìkankan jẹ́ o ẹ̀sìn wa là ń o

pọ̀sá ń gírún bọ́lọ́n ló <laughs> jẹ kújẹ wá ní àmú wọn gbogbo ẹ̀ náà odidi ni in táà sí ń jẹ síkú ì tààmù ì ó ní bá ṣe pẹ̀lú gbígbà àdúwà wa àníbísà yẹnu àdísà bí ọ̀rọ̀ ìrọ̀ inṣàlá rahman tó wọ́n láti jọmẹjọ sanastamiru fi bayanina li وتوحد بالوحدانية أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه من الثقلين قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن للتبكي شروطا استنبطها أهل العلم من الكتاب والسنة نتيجة الاستقراء وقد بينا الشرط الأول من هذه الشروط في الخطة الماضية فاليوم نستمر في بيان الشرط الثاني من شروط التذكية ألا وهو إنهار الدم بعد أن أمر صلى الله عليه وسلم بالتسمية كذلك أمرنا أن نفجر دم الذبيحة أن نفجر وننهر دم الذبيحة والانهار هو التفجير حتى يكون دم المذبوح كالنهر ولا يكون هذا إلا بقطع الوجهين وبقتل الخلقوم والمريء أما بقتل الوجهين وقد تم هذا الغرض أمة الإسلام ومن هنا تعددت أقوال أهل العلم من, من, من, من الفقهاء واختلفت كلماتهم على اختلاف مذاهبهم وقد ذهب الحنابلة والشافعية إلى أن قطع الحلقوم والمري أجزاء الذبيحة ولكن قتلهما لا يجعل الدم منفجراً منسفحا أما إذا قطع الودجان فإن الدم يخرج منفسحا مندفعا متدفقا أمة الإسلام هذا قولهم الشافعية والحنابلة وذهب المالكية والأحناف إلى قطع ثلاثة من أربع لماذا في الرقبة أربعة أشياء الوجدان والمري والحلقوم فقال الأحناف بدون تعيين قتل ثلاثة من هذه الأشياء عجزاء الذبح أما المالكية ذهبوا إلى تعيين هذه الثلاثة فقالوا بقتع الوجدين والحلقوم والرسول صلى الله عليه وسلم مجار خلاف ما صلى الله عليه وسلم ما أنهر الدم وذكر اسم الله عليه فقل وهذا جواب لسو... من رسول الله صلى الله عليه وسلم ل... جواب رسول الله صلى الله عليه وسلم لرافع بن خديج لما سأله عندما فقد سكين للذبح بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأصلي وأسلم على جميع رسل الله أما بعد أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام الرسول صلوات ربه وسلام عليه أمرنا بالإحسان حتى في القتلى كيف نقتل والقتلى كذلك وقد رسول صلى الله عليه وسلم بالإحسان كما كتبه الله سبحانه وتعالى على كل شيء لكن أصل مدار اختلاف أهل العلم ما جاء من قصة جارية كعب بن مالك رضي الله تعالى عنه وكانت لكعب جارية ترعى له غنما وبينما هي ترعى الغنم بسلع وسلع جبل بالمدينة على 500 متر من الشرق من غرب مسجد رسول الله صلى الله عليه وسلم فأشرفت شاة على الهلاك فأبصرتها هذه الجارية ولم تكن معها سكين فأخذت حجرة وشقتها فأخذت قسطها فذبحت بها هذه الشاء فلما جاءت بهذه الشاء وأخبرت كعبا الخبر قال لا كعب وقال لأهل البيت اتركوا هذه الشاء حتى أسأل رسول الله صلى الله عليه وسلم أو أرسل إليه من يسأله فسألوا رسول الله صلى الله عليه وسلم عن أكله فأباحوه لهم فقال لهم ما أنهر الدم فانترسنا عليه فقلوا هكذا قاله صلى الله عليه وسلم ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما يحبه ويرضاه وبعون من الرحمن سنستمر في هذه الخطبة في خطبة الماضية القادمة إن شاء الله تعالى ولكن لو سئلنا عن تمام الذكاء والتذكية فنقول بقطع أربعة من الرقبة لأن في الرقبة أربعة أشياء تتطلب القطع فقطع جميعها هو أتم التذكية والذكاء الوجدان والحلقوم والمريء وهذا تمام التذكية أمتنا أباح الله سبحانه وتعالى لنا حلالا وأرسل إلينا رسولا يحل لنا الحلال ويحرم يحل لنا الطيبات ويحرم علينا الخبائث فخذوا واعتمروا بأمر الله سبحانه وتعالى واجتنبوا ما نهاكم عنه ففي اتباع أمر الله وفي اتباع سنة رسول الله فوزنا وسعادتنا في الدنيا والآخرة ونسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز الإسلام المسلمين اللهم ربنا عز الإسلام المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا وحر صفوف المسلمين ودمى شتات المسلمين اللهم ربنا أكبر علينا جلابيب الستر في الدنيا والآخرة يا أجود الأجودين اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا أحسن أحوالنا جميعا يا أكرم الأكرمين آمنا ربنا بما أنت أهل ولا تعملنا بما, أن بما نحن أهل فنحن أهل الذنوب وأنت أهل التقوى وأهل المغفرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقولة صحية ثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا استووا واعتدلوا Oh.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 كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من الإفراق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان الإنسان أن يترك سدى ألم يكن حفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربهم ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Thank you.